Ẹjọ́ àpẹẹrẹ ọ̀rọ̀ ọmọdà ìbáraẹ̀lá ẹrú sọ̀rọ̀ àṣírí náà ẹjọ́ àpẹẹrẹ báwọn àṣírí ẹ̀rọ́sọ̀ ẹjọ́ àpẹẹrẹ báwọn ìbáraẹ̀lẹ́kọ̀ pẹ̀lú àṣírí náà ẹjọ́ àpẹẹrẹ bọ́lọ̀ ọ̀tọ̀kọ́lọ́ ọmọ ilé ìpásọ́mọ̀ ìṣẹ́ ìlẹ̀ ẹ̀lú pẹ̀lú àìṣòro òbíkè ìnàwárí mọ́tẹ̀bọ́ ọ̀lẹ́sùn pẹ̀lú bí òbíkè ìnàwárí ọmọ ọmọ ọgá báwọn pẹ̀lú àìṣòro àní náà ọmọ mọ́túkò báwọn ìlẹ̀mí sọ́kọ̀ lè tààrí kẹtìrì láti bọ́ wa jẹun ká lọ́gbà ẹ̀rọ àní lọ́gbà kẹtìrì ọmọ mọ́sùn púpọ̀ náà àmì àmì àrùbáàtàn ẹni bá jẹ́ bẹ́ẹ̀ kéèyàn ti tàá ìjọ àdáwọ̀ ìfọ̀rọ̀ Láti ọ̀rọ̀ yẹ káàkiri tí mo ìṣàrẹ̀ lè náà, káàkiri tí ara fọ́nà ìṣàrẹ̀ lè ṣẹ̀rẹ̀, káàkiri ara fẹ́bí ìṣàrẹ̀ lè lẹ́rẹ̀, káàkiri ara fọ́nà èèyàn. Ó lọ lẹ́yìn náà, kọjá orin àrẹ́ ìṣàbẹ̀lẹ̀ dóòrùn, kọ́mọ́ sọ jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ìṣẹ̀rẹ̀ ọ̀rọ̀, ọ̀rọ̀ ọ̀rọ̀ kó Àmọ́ni wọn kọ́ ìwọ̀n, ọlọ́mẹ́rin tí ń bá ń rí wọn kọ́ ìtìn, ẹni tí ń bá ń ṣe ààrẹ ọmọ ìgbà ń sáàbẹ̀ ráà jùlọ ní, tí ń borí kàdà kọ́ ìwọ̀n, tí ń dìde àgbẹ̀rẹ̀ àkẹrẹ, èyí tí ń bẹ̀rẹ̀ àrẹ̀ Ọ̀ṣọ̀kọ́ ìlú ìfẹ̀mí lẹ́nu ní àlàmù òun. Bẹ́ẹ̀ ìjáde fẹ́ni tó fẹ́ lẹ́nu ní àlàmù òun ní tí ó mọ̀. Àwọn àlèrí lẹ́nu kìí lóòrùn. Àwọn tó ń dìde fẹ́ lẹ́nu ní àkùnrin lóòrùn. Àwọn tó dìde àṣọ ìlóòrùn. Àwọn tó ń bẹ̀rẹ̀ lẹ́nu ẹ̀yìn sí lóòrùn ní tí ó gbà. Àlùgbẹ̀rẹ̀wàdúrùn. Àtọ́n tẹ́m̀pọ̀. Wẹ̀lùbùkọ̀lá. Àtàwọn láyé pẹ̀lú ìrìnàlọ́. Ilé ayélujára. Ọmọ ẹ̀rù ṣẹ̀dí فئة أدور وفي الآية عشرة وفي الآية عشرة إنما يوفى الصابرون الله بوسع على الله يوفى وجد الإنسان اللهم عادل أجورنا ويسكن أجورنا وعقم جزاز الجزائر أمامنا ولا صلح حيانا الآخرة حياته إنك على ذلك قدير أكبر عليك وعلى ذلك جديد أكبر على هذا وقعته أكبر على الله والله أكبر رب العالمين اللهم تسليم الصلاة والسلام على خير العالمين كما وقف محمد بن عبد الله رضي الله على آله وصحبه وسلم تسليما عباد الله ورسوله إن الدين تسليم خيرها orílẹ̀ ìrìnàjílẹ̀ orílẹ̀ ọjọ́júlẹ̀ ẹ̀sùn ọmọ fọ́ọ̀dùnmù àfààní ẹ̀rọ lọ́nà fún wa ní kò ṣe tó lọ́n rámọ́nà nílẹ̀ nájúlà tó ṣe àwọn alẹ́fà ẹ̀sẹ̀ láti lẹ́sẹ̀ àríkà ìwúta kí àwọn alẹ́mú ọ̀rọ̀ iṣẹ́ àríkà àríkà gbogbo ládátà bá ṣe àwọn alẹ́mú mọ́nà àpẹẹrẹ ẹni bá ṣe dáadáa kà á fẹ́rẹ̀ lẹ́sùrù ó ṣe yára fún ẹni ọmọ àṣẹ́ ẹni bá ṣe gbogbo lẹ́sùrù ẹni bá ṣe lẹ́sùrù ọlọ́ni fún ẹni àṣẹ́ وما كما ربك إذا العالم ومثل العدو استمعوا إلى هذا الحديث اجعوا مزاجد الذي هي سيطلون فرجعت فعوه ولك وعصوه إذا لحظتمون فعصوه ونفسلون ولك وجعل إسلام السلطمون فتلوا استمعوا لجوركم الله جواك جدر وقلت على الميزة يقول حديث الله ورجل وما وفي الله ورجل ومن الله وعند الله ومن أجل إسرائيل هذا الحديث وقبر نبيه تفسير آية أمد الكواية من سورة الهندة من صوت بعيدة يا أيها الذين آمنوا أولا يبون لا يضركم أولا يمجكم على الله ẹni tó ti sọ̀rọ̀ àtẹ̀dẹ́ ìtòm ìgbàtà ìtumọ̀ ìṣẹ̀mọ́ ẹni bí ó kún jẹnìyà ọ̀dọ́dọ́ mẹ́pàdà jẹ́ nínú bí ó kún ọlọ́wọ́ ti fún náà ó ti tẹ̀tẹ̀ àwọn ẹni rẹ̀ bá ṣe àjọ àrùn sún sí nínú ìṣẹ̀lẹ̀ àmẹ́wà dé ìfẹ́sẹ̀ hàn ní àyà wọ́n tú ayà yìí ọ̀tẹ̀lẹ̀ bọ̀kárì ní sọ̀rọ̀ buhari àjẹ́ àwọn sí ìbẹ̀rẹ̀ ní ìwà gbọ́dọ̀ lọ́dẹ́là ní àjẹ́ ìṣẹ́dì bẹ́ẹ̀lẹ̀ ní nínú ìṣẹ́dì bẹ́ẹ̀lẹ̀ ní láti ọlọ́run sẹ́lẹ̀ gáàrí sánàdù méjì lórí hàn Àmọ́bí ní ọlọ́run lẹ́ni ó bá ti fẹ́ ń torí ìyọ́lẹ̀ òní ọlọ́run. Àlẹ́gbẹ́lẹ́ pẹ̀lẹ́ pẹ́fẹ́fẹ́ ní ọlọ́run bá ní ó

ọ̀nà fún ìtàlẹ́yàn ẹlẹ́ẹ̀kẹ́jì ní orí pọ́nà oṣù wà ní orí lítìrán wọ́n bá ọba owó fi ọ̀rọ̀ rẹ̀ fún ní ọtí ìyẹn ni pé onítọ̀hún kò ní onímọ̀láká èrò sílẹ̀ wọn náà jù láyẹn sẹ́nu àwọn èrò òsì nígbàgbé òun ìyálẹ́mú lẹ́kùnrin láà orí pé wọ́n tí ọlọ́run dàpọ̀ láti kúrò láà ìwà kóńtẹ̀ tó ní jùlọ bí kẹrẹ náà bá bá ń fẹ́ táwọn èèyàn máa rántí àwọn náà sóore ẹjọ́ àwọn náà máa rántí ọlọ́run káàlìbàn ẹlẹ́ẹ̀kẹta yàmà hábẹ́tẹ́ni ọmọ wọn tó wá fún tàwọn ní ìfẹ́ ọlọ́run wọ́n rẹ́ pé ara máa bẹ́tí máa bẹ́tẹ̀ni tó jẹ́ pé ìfẹ́ nǹkan mú òmìnir ìwé náà Àrígbò lára ẹ̀fẹ́ ẹlẹ́ni. Ọlọ́pàá ẹ̀dá fẹ́ràn ọlọ́run. Ẹ̀yìn ya ábẹ́ni. Ọlọ́run ní bí ẹ̀rọ ọgbẹ̀ ìyá bá ti wá fẹ́rẹ̀ mi ọlọ́run. Àbẹ́sì. Èmi náà fẹ́ràn ìtọ̀. Láàpù. Àìlẹ́. Máa wá sí ojú rẹ̀ lẹ̀. Àìlẹ́ kọ́lù rẹ̀. Àti ojú inú rẹ̀. Ìyá ajẹ́ láàlú. Ọlọ́mọ ọwọ́ ọmọ ìyá ọlọ́ndà. Àìlẹ́ ajẹ́ máa ní. Ẹwà ìyá ọlọ́ndà. Àìlẹ́ akẹ̀rẹ́ lẹ̀. Aláhàbá ayé ìfẹ́ àṣẹ́ta hàlùkì. Máa sí àsílẹ̀ ìdákẹ́tọ́ pàmọ́sọ́ntọ̀. Máa ń gbọ́rin àbúrú náà ẹni tó bá ń súnmọ̀ dáadáa òkè tó fi mọ́ òsúnmọ̀ ìkọ̀lá ìkìlọ̀bù àti gbogbo àwọn ẹ̀dá ọlọ́run máa sí tó ń tẹ̀lé tí ń lọ́kọ́ rẹ̀ tààrà lẹ́nà ọlọ́run tó sọ pé wọ́n rẹ̀ rí ìdí ìgbìlẹ́gbẹ̀lẹ́ ọlọ́run ọba ní tí ń bá ń tẹ̀lé lórí Ònà yìí, èmi ọlọ́wọ́ ọba yóò máa fi orúkọ ó máa dá lóhùn. Wọ̀lọ́rùn náà rẹ̀. Bó bá ti ṣe ní sọ́nà yóò máa tàmọ́lẹ̀ sọ fún. Àtà kẹta àdúsù ní àmà òkè. Bí tó fi jẹ́ pé kẹta àdúsù ọmọ náà, ọ̀rọ̀ rẹ̀ kò ní pọ̀ púpọ̀ pẹ̀lú àwọn èèyàn mọ́. Wọ́n mú jẹ́ ayẹsẹ́ tó ní náà rẹ̀. Kò sì ní máa jòkó máa sọ̀rọ̀ kọ̀rọ̀ káàkiri. Wọ́n á fún oru kẹlẹ́ ní ìṣú. Gbogbo ọ̀rọ̀ ìyọ́nà yìí máa fún dọ́lọ́sì ní tẹ̀lé. Wọ́n á fún ọlọ́run mẹ́ra ayé kẹ́kẹ́ débi. Láàárín lọ sílẹ̀ lẹ́yìn ìfẹ́kẹ́kẹ́ ìyá mi kàìkì. Wọ́n ní ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí mo ń jẹ fáwọn èèyàn yìí máa tún fẹ́ òun jẹ. Wọ́n ní bí ṣe ń ha. Máa wá fi aṣọ òtútù ọlọ́run kan kan. Aṣọ ẹ̀ṣẹ́ ilé mi. Yóò máa fi jó ìyá ọlọ́run. Ẹ̀ṣẹ́ iná sí nílùú mi. Ṣé ìyá máa wá ti jó? Láyé tó ní ló ń fẹ́ yà. Ìtọ́kọ̀ ní mi yà. Ìbáàdẹ́lá. Ẹrú sọ̀rọ̀ àwọn ìgbèlè. Ẹja sọ ọ̀rọ̀. Ẹ̀yà ń ṣe ẹ̀rọ láti lọ sí búrọ̀ lọ́rùn. Ẹja máa rìn orí ilẹ̀ kọ́lọ́

tí ní alẹ́ ìlú gbogbo bí ó ṣe máa rìn ọlọ́ni ìmọ̀ ọkọ̀ àlúwẹ́ òṣèrépùlò àti bẹ̀rẹ̀ àti gbogbo èèyàn àtẹ́lẹ́tẹ́ náà bí ọ̀wọ́n sí ní ṣẹ́rẹ́ ní ìṣẹ́ ìlú gbogbo mùsùlùmọ̀ kò ní ṣẹlẹ̀ sí wọ́n rẹ̀ ní ìlú ojú kúrò lónìí mẹ́rẹ̀ bọ́bá àdéjọ́ sàárè èèyàn máa mọ̀ bá ṣe fàájì bọ́bá sọ mú sàárè wọ́n láyọ̀ á tọ́ ní sọ́ọ̀rẹ́ ní àṣírà ó ní gbogbo sọ̀rọ̀ ó sì ní mẹ́lá wọ́n láyọ̀ fi gbẹ́ta haúlẹ̀ alẹ́ rẹ̀ kò sí ìlera kẹjọ́ kan wọ́n láyọ̀ bí kò ní kò nara bá. Wà ń jùlọ lórí mú kára wọn lè kí ra. Àwọn mútàrà àti Nàìjíríà wò nígbà aláàmù. Ọlọ́run ọlọ́run tó máa hù. Wọ́n bèèrè bèèrè lọ́rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ti dáhùn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wà láwọn bí wọ́n ti mọ́tò nǹkan bìrì ni. Òkùnkùn ló sàárẹ̀ kò nígbà aláàmù. Òun lọ mọ̀ tọ́lẹ̀ òun náà ní ọwọ́ ìyọ. Sọ́nà àìsí Wọ̀nyí ń sọ́rọ̀ sí wọ́n lọ́wọ́ gbogbo nǹkan ojú àtìgbò ìlànà ìrànlọ́wọ́ sí lọ́wọ́ yóò sì fẹ́ tí mọ̀ múrà yóò wá nírò ìgbọ̀dọ̀ aláìkà àmọ̀ yóò jalè. Wọ̀nyí ń tẹ́kí tẹ́rẹ orí omi nìyí. Yóò bá jàkà ní jẹ́ òṣèrè yóò tún lè. Bẹ́ẹ̀ kí á ti tẹ́rẹ orí omi sóra. Yóò sì máa kàwé rẹ̀ pẹ̀lú ọ̀rùn. Sọ́nà ọjà ń bẹ́ẹ̀rẹ̀ ìlú ìfẹ́ láàrin gbọ́gbọ́gbọ́ ẹlẹ́lẹ́pẹ̀ jùlọ ẹ̀lọ́ ọdún ọdún láàrin owó àtọ́lọ́ ọdún ọdún lálẹ́ kìí àmà kò ní tó ń jùkọ̀ láàrin lẹ́ẹ̀bẹ̀lẹ́ orúṣọ́ ọlọ́run láàrin fẹ́ tẹ́lẹ̀ sílẹ̀ ọmọ ìyàwó ẹ̀dẹ̀ ìsìnkú láàrin mẹ́tẹ́lẹ̀ ọdún lẹ́lẹ́ gbogbo àwọn ọjọ́ mẹ́bí òṣèrè hannaka náà mahabbatalla tẹ́kùn ẹjá fi ọkàn wọ́n tọ́lọ́ lọ́n tààrà òṣèrè hannaka ọmọdé náà yàrá ẹjá fi máa dúpẹ́ lọ́nà ọmọ ọmọ tó bí máa bẹ̀kọ́ àwọn ènìyàn ọjọ́ nípa àwọn ẹni ọlọ́run wọ́n á kọ́ wọ́n á máa bí jìnà á kọ́ mẹ́rin ọlọ́run ọbẹ̀ kẹwàá náà bàbá ti ń sàánú ó ti di mẹ́ra oúnjẹ kò fi jùmọ̀ ọlọ́run ó jẹ́ òbòdó tá a bá jẹ́ lọ́wọ́ bá a fún lára ọgbà ọlọ́run mẹ́rin ọlọ́run gbàgbé àwọn ọlọ́run ní sọ́ọ̀rì a bá يلدون وآخرته وبالآية حسنة وقنا عذاب النار وأقم الصلاة صدرك اللهم ولا أعوذ بالله من الإخوان المستغفرين بس أعطونا الأجرون دائما الحج وإلى آخره أعطونا الأجرة أعطونا الأجرة مع المسلمين أنا فربلك في الجمعات من جمعاتنا كل جواب الحي أنا في المسلمين المسلمين وعليك كفرتها كل كفرتها كفرتها طب المنهج كفرتها وصدر اليهودية المسلمين لما الحوثي تعالى كنا طبعين بين الإسلام والمسلمين الإسلام يقول لك أنت واحد ولا جارية تحلي زي مسلمان لك يا رب العالمين يا رب العالمين وقسم الصلاة الشاكل والصلاة تنهى نواحي الفحشاء ومجاك الكفر ومجاك الكفر ومعين لكم الله يعلمكم الكريم فأترفع صفوفا إذا تسعب دادا قتلوا صفوا لله بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منه يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلعقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله في الفضل العظيم مثل الذين هم من التوراة ثم لم يحملوها كمثل الإيمان يحمل أسفارا إنذر الكون الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الفاسقين الذين هادوا إن زعمتم أنكم أولياء الله أولياء الله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله لا يهدي القوم الظالمين قل إن الموت الذي تدعون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تأملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله قرار بين ذلكم خير لكم إن كنتم تعلمون وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون فإذا رأوا تجارة وَلَا لا ينفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير وَالْمُقِرُّ من الله من التجارة والله خير الوافقين بسم الله الرحمن الرحيم وقد الله رسوله الرؤيا بالحق من للمسجد الحرام إن شاء الله عاملين مخلقين رؤوسكم ومكسرين لا تغافون فعلم ما لم تعلموا وجعل من دون ذلك فتحا قريبا والذي الذي يصل رسوله بالحق والذي الذي رسوله بالهدى ودين الحق يضيعه على الدين كله وكفى بالله شهيدا محمد صلى الله وسلم محمد صلى الله وسلم محمد والذين معه شدة ولا الكفار وعمار وأمر بهم ترائعهم سجدا كذبون من لم الله رسولا سيما في وجوههم من أثر السجود ذلك مثل في التوراة ومثل في الإنجيل كمثل عاجز ثوب فآخره فالذي على ذكره يوجب الظلام يكيد بهم الكفار وعد الله الذين آمنوا وأن يوصى لها من خفية وهدي أمينا